بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير الحمد لله الذي أرسل رسوله محمدا بالهدى ودين الحق يظهر على دين كله وكفى بالله شهيدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أدى لأمانة بلغ الرسالة وكون الأمة ونصر الأمة وجاهد الجهاد في سبيل ربه وعبد ربه حتى أتوا اليقين اللهم صل وسلم وبارك على عبدك ورسولك وصفيك وامينك لوائك محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى سائر الانبياء والرسل وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته وسن سنته واهتدى بهدي إلى يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah ọpẹ́ ni fún Ọlọ́run bá ọba Allah alhamdulillah àparí ọgbà pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin a tó jẹ́rìí pé Ọlọ́run kò pé méjì kò lọ́ba kan kò lọ́láfíjì ọba yìí ò níyàwó kátó àpẹẹlẹ tàbí yóò bímọ ọba tó yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ní mímọ́ fún ọlọ́ọ̀ba náà pípọ̀ ní ìbùkún fún ọlọ́ọ̀ba náà a jẹ́rìí pé ní sánmà àti ilẹ̀ ẹyọ kan ni bẹ́ẹ̀ la jẹ́rìí pé òun náà lọ́rọ̀ àwọn ànábì ọlọ́ọ̀ba níṣẹ́ tó fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi sí òpin àwọn ànábì ọlọ́run ẹrú ọlọ́run bá ní ànábì ṣe òjíṣẹ́ ọlọ́run bá ní ànábì ṣe olólùfẹ́ ọlọ́run lànábì ṣe sallallahu alaihi wasallam ọlọ́run lórí iṣẹ́ tó lọ́n fi rán ló jẹ́ ìrìn ọlọ́run bá ń ṣe kẹ́ ìgẹ̀rẹ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam báni sí gbogbo àwọn ànábì ọlọ́run ìkẹ́ ìgẹ̀ rẹ̀ báni sí fún àwọn sàábí ànábì gbogbo ajábá fẹ́sẹ̀ lé ojú ọ̀nà ní muhammadu salam nígbà tó ti sọ́jú òjíṣẹ́ ọlọ́run títí rẹ̀ ọlọ́ba tó fi jogun lé ayé àti bẹ́ẹ̀bẹ́ báni yọ́nú sí gbogbo wọn àwa náà yọ́nú sáwa náà àwa lẹ́rú àtúwà fi àsìkò dúpẹ́ fọ́lọ́run tó ní kí ọdún iléyá dé àsọdún ilé náà ni àdàhálùkọ́tò lè hùlà bá dàrí alahadiha almubarak ilé náà ni alìkọ́ àkọ́kọ́ lẹ́yìn ọdún iléyá tí a ti sílẹ̀ kọjá lọ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah kọ́lọ̀n kó jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo àwọn dáadáa tààrí gbèsè inú ọdún tó lọ yìí ọlọ́mọdàlúwà láláyà àwọn kù díẹ̀ káàdù kọlọ́nkọ́ yá fi wà kọlọ́nkọ́ yọnu sí wa kó bá lẹ́rù ààfẹ́ padà sí di ìdánilẹ́kọ̀ọ́ wa halqatu rawda halqatu rawda fíkìlù usra fíkìlù ẹbí a rí láti bàtí a bẹ̀rẹ̀ ètò yìí orí àgbọ́yé ẹbí náà láwàá níbi àwọ́ àwọ́ ọ̀nà ni fíkìl mọ̀báàdì lè àmà lè zawaj fíkìl mọ̀báàdì lè àmà tí lè zawaj àgbọ́yé àwọn gbòǹgbò tó gbé ètò ìgbéyàwó tó gbé the general principles of marriage the general, the general principles of marriage in Islam báwo la ṣe àwọn àfá àti ẹ́sẹ̀ wádìí nípa ètò ìgbéyàwó wọ́n fún wa ní kókó méje kókó mélòó kókó méje lọ́mẹ́lábẹ́ rẹ̀ tí yọ́ bá sọ pé mo gbàgbọ́yé àwọn àpìlẹ̀ ìgbéyàwó mo gbọ́yé inú ẹ̀sìn àwa mùsùlùmí yóò lè ṣàlàyé kókó méje kókó àkọ́kọ́ al-i'dad wal الاعداد والاستعداد المناسب مرحلة الاعداد والاستعداد المناسب ọ̀nà ni báwo la ṣe múra lẹ̀ the stage of preparation for marriage the stage of preparation for marriage àti sọ̀rọ̀ lórí ilé ìrẹ́gẹ́dẹ́ ẹlẹ́ẹ̀kejì inú gbogbo ètò gbéyàwó مرحلة الاختيار وحسنه o náà ni báwo làá ṣe select báwo làá ṣe ṣẹ̀ṣà ìyàwó the stage of selection the stage of selection in marriage ká ṣe select dáa wà ó sùn wà husnul ikhtiyar kí o ṣe gbé ọ̀nà tá a gbà select wà perfect kí a mọ́ mú ìmúkúmù kí ìyàwó mọ́ mọ́ kọ́kọ́kọ́ kí ọkọ má mú yàwó kíyàwó aláìtọ́lẹ̀ lórí ilé náà mítà wá wà náà ni marhalatul khitbati wa ahkamiha o náà ni báwo láá sí kọnú síra wagbọn ọ̀fẹ́fẹ́ ìkọnú ọkùnrin sóbi ọ̀nà méjèèjì ló gbà wá obi nle approach ọkọ tó fẹ́ fẹ́ ó wù mí fẹ́ mi bẹ́ẹ̀ náà lè approach ọkọ tó fẹ́ fẹ́ ó mi kí n fẹ́ ó mi kájọ jẹ́ tọ́pá àtàyà abalẹ̀ méjì ló lè gbà wá lọ àwọn obìnrin ní àgbàmára wọ́n sì lójú tì dáwà lọ ìfẹ́ ń bẹ láàrin ọkùnrin àwọn obìnrin a máa ìyàwó ọkùnrin lọ àwọn ọkùnrin láàlẹ́ pàmára dípọ̀ ọpọlọpọ gba ọkùnrin kọnú sí obìnrin ohun wọn kóbìnrin kọnú sọ́kùnrin tó wá fẹ́bi kò wọ́pọ̀ tí ọba sí ìgbà máa wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ séjì ẹlẹ́ẹ̀kẹrin náà ni séjì kí àti gbogbo ń kí tí igi o tí ákìdó jẹ́ alẹ́ ákìdó àṣẹ́rí àṣàrí ìtakókò igi tó bá ṣẹ̀rí àmú lálàáfíà ẹlẹ́ẹ̀karùn-ún marhalatul huquqi wal wajibati az náà ni ẹ̀tọ́ àti ìwọ̀ láàrin ọkọ duties and rights duties and rights among the couple among the couples o náà ni kí ló yẹ kí ìyàwó ṣe fún ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó kí ló yẹ kí ọkọ ṣe fún ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ ọkọ eléyìí ẹlẹ́ẹ̀kẹfà مرحلة الخلافات الزوجية ومعالجاتها ومعالجاتها ومعالجاتها ọ̀nà ni gbọ́nmi sí tí máa ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tí ò lè má ṣẹlẹ̀ wà jana sí mọ́mí sí omi ò tó láàrin ọkọ àti ìyàwó tí ò lè ṣe kó wáyé wọ́n mọ̀ alájá tó ha báwo la ṣe yanjú ẹ̀ báwo la ṣe yanjú ẹ̀ ká sọ pé àfẹ́rẹ́ ẹni wà á níyàwó ànọkọ kò ní sí ìdí àyèdè kọ̀kọ́ impossibility ni On èdè àyèdè láti wáyé kó láti mọ̀ yẹn jú ẹ̀ ẹni manage of crisis crisis management, conflict management ìyẹn nìkan ni lẹ́yìn náà marhala tu talaq wa ma yata'allaqu bihi the last stage o náà ni ó súnmi ọ̀sẹ̀gẹ́ni hmm. stage pé ó súnmi báyìí ó tó gẹ́ẹ̀ síkàdùkú ó ní máa lọ báyìí àsìkò tá a gbé ní stage of divorce hmm. ọkọ lọ́fẹ́ kọ ìyàwó ni ìyàlọ́fẹ́ kọkọ ni àti nítorúpọ̀ ma àwọn kókó méjèèjì yìí inú gbé ètò ìgbéyàwó dúró ní ẹ̀sà mùsùlùmí ẹ̀lẹ́ bá ní ẹ̀sìn kan ẹ̀sìn kan àfẹ́sìn Islam àlè ìdánù àti ìdánù mùnásí àlè ìkìtìyà wọ́n العقد وما يتعلق به الوقوف والواجبات الزوجية الخلافات الزوجية ومعالجاتها البلاء وما يتعلق به هذه هي المبادئ العامة للزواج هذه هي المبادئ العامة للزواج àwọn eléyìí náà ni àwọn gbòǹgbò tí ó gbé ètò ìgbéyàwó general principle in the marriage gbígbà wá wà náà ní ìpìlẹ̀ lẹ́ẹ̀kẹta marhalatul khitba wa adabuha o náà ní ìbára ẹni sọ̀rọ̀ àti ìdájọ́ tó rùpọ̀ mọ́ ní tabagbọ́bá òfúyẹ́ akílò lẹ́mẹ̀ kárẹ̀ náà lẹ́ẹ̀kápọ̀lú síra wa ọkùnrin ni mí orí ìgbọ̀ fẹ́ mọ̀kọ́lù sí kí ló lè mẹ́ obìnrin ni mí mọ́rọ̀kù ìgbọ̀ fẹ́ fẹ́ mọ̀kọ́lù kí ló lè mẹ́ ó lè tóró ni ìgbésẹ̀ pé mo fẹ́ tẹsẹ̀ bọ ìgbésẹ̀ ayé lọ́kọ̀láyà ìstìdá ìkìtìyà mọ̀kọ́dìmọ̀ ìtìsíwájú ní preamble níbi ó ti bẹ̀rẹ̀ gan ní kálà múra wá ṣìlá Aisha ó mìkà fẹ́ra bọ́dá mìláàkì ó mìkà fẹ́ra ìjẹ́mgbè ní ẹ̀fẹ́tìbà ìkọlù síra ẹni tó lè wá méjì àníbẹ̀ ní abala méjì ní tọ́ra fẹ́yì kò sí tí ó ti lè wá ó lè wá lábàdà ọkùnrin ó ládàá obìnrin adíwá sọ ọ̀rọ̀ lé lórí ní ìjòkó tó lọ amukọ̀ demand tẹ́mi ayé pé wàhálà fàtàrà لا يمكن تحديدها بوقت معين أو بزمن معين wọ́n ní ìkọlùsílẹ̀ ní kọfẹ́fẹ́ tí máa láàrin ọkùn àdúgbìnrin wọ́n ní ò ní time limit kò ní kò lásìkò kan pàtó táà máa fi sí ẹ̀rì ولعل الحكمة من هذه الخطبة ولعل الحكمة من هذه الخطبة تظهر واضحة جلية في أنها فترة تحرى وتروى قبل الارتباط فترة تحري واسكو دافي وادني ẹ̀kù dáàbí wádìí ní náà lámà àsìkò yìí mo fẹ́ mọ̀ tàbí mo fẹ́ fẹ́ lóbìnrin tàbí dábì máa ma ní wọ́n ní ọ̀rọ̀ tá fẹ́ sọ ìrọ̀ kápọ̀lì sílẹ̀ ní pé afẹ́fẹ́ ra wa tí mo sọ wà lẹ́kàn wípé létí òfúyẹ́ lọ́rọ̀ òfúyẹ́ ṣùgbọ́n ní ìwádìí àti ní àgbóyé ẹ̀sìn ọ̀fẹ́ jù pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kátà ń sọ yìí inú tí a lọ wà kò sínú gbèsè ayé wa ẹ dàbí arákùnrin kan tó wá Saudi Arabia ní jẹ́mẹ́ islamiyya láti wá kẹ́kọ̀ọ́ ńgbà tó parí fẹ́ dìgírí rẹ̀ èyàn jẹ́ university níjọ́ tó wá fẹ́ mọ́ wá lọ nínú àkọ́mẹ̀ntì ẹ̀ tó fi kó nínú àmùsùn padà sí yóò ó ní ó lẹ kóhùn yìí wọn àbí ò sínú islam ó ń gba islam látara ìgbà islam ló ti láàmàá àti wá kẹ́kọ̀ọ́ ìlú ẹ̀yìn mùsùlùmí tó ń sì lọ ló gbọ́ọ̀rọ̀ tó ń wá jáde lẹ́nu ó ní antum di muslimu ẹ̀yin mùsùlùmí di ìgbòkun fìlẹ̀kùn ẹ̀sìn inú tíra ní ń bẹ inú tíra ló wà ẹ̀sìn inú tíra ló wà awádùn yí àárín yí ṣùgbọ́n rírí yí kò rẹ́fẹ́jẹ̀ sí ẹ̀sìn yí bẹnu tíra ọ̀rọ̀ tó sọ yìí àwọn àfáàdù yìí láyé kó fẹ́fẹ́ yàwó ládé kò sẹ́lì kan inú àtàgbà aláàpàlẹ̀ ìlàyé lẹ́nu gbàgbẹ́gbọ̀ fẹ́ níyàwó ọwọ́ àtẹ̀lé àwọn nǹkan ìtẹ́kàtẹ̀lẹ̀ kò sí nígbà ọ̀fẹ́ fọmọlọ́kọ́ ọwọ́ àtẹ̀lé àjọ́fẹ́kọ́ tẹ̀lé kò sí àkàntúra wa lọ́mbẹ̀ díẹ̀díẹ̀ àwọn tí ń bẹ agbàmfì islam ojú tẹ́bà wọ́n fẹ́tẹ́fẹ́tẹ́ ẹ̀ ní rí islam yẹn mọ́ ẹ̀rì pé bí a wà kọ́lẹ̀ káwà ẹgbọ́ ọ̀nà tí wọ́n fẹ́ gbà sàlàyé ètò pé kápọ̀lú sẹ́rẹ́ ní ìwọ́n ti lọ́kọ wọ́n ti níyàwó tẹ́mọ́ wá kà fún ẹ káwà sọ pé bẹ́ẹ̀ lọ́dọ́ ọkọ̀ sí bẹ́ẹ̀ lọ́dọ́ ó ti kọjá fáwọn akótókọ yábá àgbà àwọn akọ lè níyàwó mọ́ àgbà lè lọ́kọ mọ́ dáàbà fọ́mọ́ yíyàwó dáàbà lọ́kọlọ́kọ sọ́dọ̀bá ló wà ní gbogbo a lè níyàwó a lè lọ́kọ a lè fi ọmọ lọ́kọ a lè fọ́mọ níyàwó àwọn ẹ̀kọ́ ìsìn pàtàkì ká gbìyànjú ìtẹ̀lé àwọn ẹ̀kọ́ yìí ìbádà ni àfisìnlọ́nù kátó wá kàǹfààní pé a ní kí ètò ìgbéyàwó wá tò ó lánìí kí fọkànlẹ̀ ìfọkànbalẹ̀ ń bẹ̀rẹ̀ àkọ́kọ́ dásípẹ́ àwọn ọ̀nà tí fẹ́ gbà ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní ọmọ àlọ́bàá yìí. تعريف لخطبة اللغوي والاصطلاحي والفرق بينها والعقد wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀ ó ní pé wọ́n khitba gbọ́nà khitba kalimatun arabiyyah kalimatun arabiyyah ìdí lárúbáwá ni gbọ́nà khitba lughatun arabiyyah wọ́n fẹ́ sọ tí wọ́n rẹ̀fà ní ìdí lárúbáwá kí ní jẹ́pẹ̀ bákanáà wàlẹ́sìláàrí wọ́n fẹ́ sọ tí wọ́n rẹ̀fà ó làwọn àkóò ní máa fi kù sí tù àwọn onímọ̀ fíkà ọ̀pọ̀ ha àbàbá ní àwọn onímọ̀ fúrúwà ó nà sí máa tù wàlfàrùkù báyìí ha wàlẹ̀ àbdì kí ni yàtọ̀ ti bẹ láàrin pé a bá obìnrin sọ̀rọ̀ àti pàtà kókó yìí torí pé àwọn ìmọ̀ àdàpọ̀ ẹ̀rì ìjọ kan ẹ̀sẹ̀ pé ọmọ bí ni wọ́n fẹ́ fẹ́ bàbá àti ìyá ti mọ̀ sáà lè máa bára sí kọkọ láyá só lè máa wá ló wíkẹ̀ndì lọ́dọ̀ mi wọ́n bá ń dáná bá ń fọ́sọ kájọ máa sùn tí bí ìyá ti mọ̀ bàbá ti mọ̀ ní rárá sẹ́ta kókò yìí rárá ó ní tó ń gbọ́lẹ́nà àwọn àbá àgbà náà lọ pé tí àbá ti mọ̀ bá ti mọ̀ ti parí níbílẹ̀ Yorùbá bàbá mọ̀ ìyá mọ̀ wípé ní yìí àwọn àgbàlagbà rẹ̀ bàbá sí fún mọ̀ ebi ẹ̀mọ́ máa náà kẹ́ fíta kókó yìí wọ́n sì wà wọ́n ní àkókò wà àbí kẹ́tù wá takókó yìí ó sì rí Islam náà ni Islam ọ̀dá ìbọn obìnrin sọ̀rọ̀ tí wọ́n fẹ́ fẹ́ kò dágbọ̀ mọ́ta kókó yìí gbogbo ìlú lọ́tọ̀ọ̀tọ̀ ni nínú tá a fẹ́ kọ́ òní ẹ̀sìn wáyà tí kí máa dé ayà yẹnyẹn ju méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ sọ́tù bákọ́ra ayà 235 ẹgbẹ́ lọ́lọ́sọ wọ́n ìgbélódókò ẹ̀ lọ́wọ́ kẹ kẹ pààlọ́ fún ọgbọ́dẹ kẹ pààlọ́ fún kẹ sọ̀rọ̀ ìfúra fún ọ̀rọ̀ ìsẹ́gẹ́ni ọ̀rọ̀ ìfúra bẹ́ẹ̀dẹ̀ làmọ́lẹ̀ hmm. ìyàrí sí kọlọ́gbọ́ sànúwà ọkùnrin tó bá fẹ́rọ àwà ọkùnrin tó bá fẹ́rọ àwà ìyọ́mọ̀ gbádùn wa hmm. ọgbọ́dẹ obìnrin tó bá fẹ́ rọ àwa yìí ọ̀sọ́pọ̀ fẹ́fẹ́ ní ìsinmi àwa yìí jẹ́ kẹ̀kẹ́ tí kì fi àkìfìyà jẹ obìnrin rárá àkìfìyà jẹ obìnrin rárá <laughs> orí ń pàṣà mọ́nú olóòlù kò sẹ́sẹ̀ ń bẹ̀ min khitbati nisa sọ̀rọ̀ pé ẹfẹ́ẹ̀fẹ́ tẹ́ẹ̀tì ìlàmọ́lẹ̀ orí ilẹ̀ kìtìmà ti lè ga inú ayà ẹ̀sọ kìtìmà náà àwọn akìdántún fi àwọn fúsíkún tàbẹ́ fọ̀rọ̀ náà pàmísílẹ̀ ní ẹ̀wú síta ẹ̀wá ń fi wà ẹ̀fíwà tẹ́lẹ̀ dáadáa ní ẹ sọ ọ̀rọ̀ tó dáa bídà bẹ́ẹ̀ ni ìpẹ́ lọ́kàn yìí rẹ̀. wàlá dẹ́kun mú òkúta nìkà. ẹ ní gbọ́dọ̀ fún inú pa ẹ fẹ́ da kókó yìí o. fi ìdílé pé wọn lóṣù wọn pé olóṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá tó fi pé tọ́yẹ pé ọ̀pọ̀lọpọ̀ oṣù mẹ́ta tó fi pé ọgbọ́n kọkọ sílẹ̀ ní ẹ̀ẹ̀rí ọkùdátẹ̀nìkà akílòlù ẹgbọ́tàkó yìí ni àgbọ́n kásìkò pé واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروا ẹ lọ́rọ̀ yìí mọ̀ pé ọlọ́run ti dẹnu ọkàn yín ẹ sọ́ra o ẹ má di àjọ kan sí o. واعلموا أن الله غفور sọ̀rọ̀ ọba aláforíjì ní nínú sọ méjì ó sì tó wà wọ́n tó sọ fún wa kí lè dájọ́ kábúgbé sọ fún wọn fẹ́ẹ́fẹ́ kí lè dájọ́ ẹ̀ wọ́n sọ fún wa sọ́ràn yẹn ṣe súnà ni ṣe máa dúgbò ni ṣe dẹ́dẹ́ kásẹ̀ ni àbí ìwọ ni àbí mo bá ọba wo ṣe bá wa máa ṣe lẹ́yìn wọ́n tó sọ àǹfààní tí ń bẹ ní kábúgbé sọ kábúgbé lẹ́nà wọ́n tó sọ àdámà bóbẹ̀ sọ̀rọ̀ àdámà olówà múnú ṣẹ̀ríà ṣùrútù ha lẹ́nà kí na má jẹ́ mú ti bẹ̀lábẹ̀ ká bóbẹ̀rẹ̀ sọ̀rọ̀ gbogbo bí káàdàbà sọ̀rọ̀ ó náà má jẹ́ irú bí wùlábà sọ̀rọ̀ níbo lábà sọ̀rọ̀ bó lábà sọ̀rọ̀ ó náà condition pọ̀nú sóbìnrin tí obìnrin tá a fẹ́ kọ́ sí gbọ́dọ̀ mọ̀ tí ọkùnrin tó fẹ́ kọjá náà gbọ́dọ̀ mọ̀ كيفية وطريقة إجرائها وحكم الخطبة فيها báwo náà ni a ṣe mọ́bìnrin sọ̀rọ̀ bóòlùgbé náà bá fẹ́ bọ́ ọkùnrin lọ́fẹ́ fẹ́ sọ̀rọ̀ bóòlù sì bá sọ̀rọ̀ náà. man tajuzu khitbatuha wa man tuhram wa man tukrah. àwọn wo ni ẹ̀sìn gbà wá láàyè pé o lè bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọ̀tọ̀ kò bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lóbìnrin ìwọ obìnrin náà tọkọ bẹ́lẹ̀ sọ̀rọ̀ lọ́kùnrin tó mọ̀ fẹ́ẹ̀fẹ́ áàwòsù ni ó jẹ́ ìwọ̀ pélé yìí o ọ̀gbọ̀ ọ̀bà sọ̀rọ̀ pọ̀ fẹ́ẹ̀fẹ́ o eléyìí o yìí sí ìwọ̀ pátápátá sì máa kọ́ kájínà sí ń gbẹ̀lọ́wà tó ń bọ́ bí kọ̀ọ̀kan lórí bí tọ́kọ sí wa ó níbi tí omi kọ̀ọ̀kan kọ sí wà náà حكم النظر إلى المخطوبة والخاتم وحكم تكراره ìdájọ́ káwo ni afẹ́fẹ́ lódì kí ọkùnrin wo obìnrin tó fẹ́ fẹ́ lójú kóbìnrin náà wo ọkùnrin tó fẹ́ fẹ́ lójú ẹ̀ lẹ́yìn náà kí ni ìdájọ́ àwòtúnwò kí ni ìdájọ́ àwòtún mo ti wo tẹ́lẹ̀ ìwò dáadáa fẹ́ tí wò kí ni ìdájọ́ ẹ̀ sáàyè wà máa dúró sí sáàyè wà fún rú bẹ́ẹ̀ àbí ò tiẹ̀ sí rárá Allahu Akbar ìjọ kan mùgírí abúlé ọba lọ́ba ànábì sallallahu alayhi wa sallam ó ní orógbè kájú mọ́ fẹ́ fẹ́ ojú kọnu sí anábì ní sọ owó ojú ẹ̀ ó rárá ó ní padà lọ ojú ẹ̀ padà lọ kíni padà lọ ojú rẹ̀ yàbùn abdullahi abdullahi sọ̀hábẹ́ yóò jẹ̀lé ó ní nígbà anábì ní ká máa wo ojú obìnrin tó máa wá fẹ́ fóbìnrin wọ́n lọ máa gbọ́dẹ̀ lọ́nà yìí wọ́n sáré àbírí ojú ẹ̀ lọ́nà bàbá náà wọ́n ní ojú lọ́rọ̀ wà lọ́gbẹ́nu ṣẹ̀rẹ́ islam tí a bá fẹ́ fẹ́yàwó tí ọmọbìnrin yìí bọ́yọ́ lọ́mọgé ní àbábílẹ́kọ tó ń lo ìbòjú tí wọ́n pè ní nepal ẹgbẹ́ ń bẹ́ẹ̀ náà àwọn obìnrin kan bẹ́ẹ̀ nínú àwa mùsùlùmí látara àgbóyè ẹ̀sìn wọn bóyá sì dúra wọn lọ o ti ní pé ẹ lè rí nǹkan kan lára rẹ ẹ lè rọ́wọ́ ẹ lè rẹ́sẹ̀ ẹ lè rójú ní ìsàsìkò ẹsìn rárára ara ẹsìn wa ni ìyẹn ni tí ìyàwó ẹ pé jùlọ ó pe ní àlèjáàbò káàbẹ. ẹlẹ́yà tó sì wojú ọ ọ̀tọ̀ fẹ́fẹ́ wọ́n lọ sípẹ́ ní wọ́n yọ wojú ara wọn kí ni ìdájọ́ ẹ̀ ìdájọ́ ká wojú ẹni afẹ́fẹ́ lóbìnrin àti kí ẹni afẹ́fẹ́ náà wojú ọ̀tọ̀ fẹ́fẹ́ lẹ́yìn náà àwòdówò kí a bá sọ èdè wá pé ẹjẹ́ mọ̀kìlá ní ojú àìsà mi ò rí dáadáa mo fẹ́ dúró ìdájọ́ ẹ̀ aláìṣà náà tó pé àbá sàídà ní wò lánà ojú ti ní ìwò dáadáa ọbẹ̀ ló ìdájọ́ ẹ̀ ó wà ní ìdájọ́ tàgbọ́dọ̀ yẹjú ní agbègbè pé abúgbẹ̀rẹ̀ sọ̀rọ̀ yàrá الموانع التي يراها يراها الخاتم من المخطوبة níbo ni ẹni ọfẹ́ bá obìnrin sọ̀rọ̀ lọ́gbọ́dọ̀ rí lára obìnrin tó fẹ́ bá sọ̀rọ̀ nínú gbogbo ara rẹ̀ àwọn kan tí máa tẹ̀lé pé awo obìnrin yìí nínú ìdá sọ̀rọ̀ ní wọ́n ní kí ni pípẹ́ wíwò yìí mú dà kí ni pípẹ́ olùsìgbọ́dọ̀ gbogbo ṣé wíwò wákàtí kan ní lọ́dọ̀ àwọn ṣàbá wọ́n ní gbogbo ní bèèsì sí ìwò gbogbo bèèsì lẹ́yìn náà sáàyè gba pé bá mi wò ó àtàwọn kí ìlú fi hà kẹ́rin pé bá ń wò ó bá ń lọ wò yọ ọdún mọ́fẹ́fẹ́ bá ń lọ wọ́kọ̀ ọdún mọ́fẹ́fẹ́ sáàyè gba inú ṣẹ̀ríà lẹ́yìn náà wà ní wàrúyà ti súnra tilẹ̀ wọ́n á ṣe àyè gba kí awọ fọ́tò tó bá kò dáwà yìí ọdún fọ́tò náà wò ẹ̀rí gbàlú rẹ̀ wọ́n á ní bọ́dà tẹ̀sán yẹn ẹsẹ̀ ní fọ́tò ẹ̀sìn bọ́dà tẹ̀sán yẹn ẹsẹ̀ ní fọ́tò ẹ̀sìn sáyé gbà ṣé fọ́tò ní ipò gbìyàn sí rí àwọn bá wa àwọn gbìyànjú gan. òṣùpọ̀tò láyé jẹun mọ̀láṣí láwa ẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ fọ́tò. gbé ìdúró kéjì lọ́dọ̀ àwọn àfẹ́sẹ̀ pé fọ́tò lè dàbí kárọ̀tì gángan ó lè ṣe díẹ̀ mẹ́rin àgbà nígbà tí ìjàpọ̀ ti bá fọ́tò yìí fọ́tò lè fún ẹni tó kú rẹwà lẹ́wà bẹ́ẹ̀ tó ẹgbẹ́ tí ó bá wá rí báyìí yọ́bẹ̀ lè máa pálá mo ti sọ ní náà ní ẹ̀ka rí mo ti fẹ́ sọ lẹ́nu sísà kan ọ̀fẹ́fẹ́ bọ́ra kan inú íńtánẹ́ẹ̀tì náà ti pàdé bá ti máa ń pàdé bẹ́ẹ̀ wọ́n náà bá ti máa ń pàdé ọ̀rẹ́ orí íńtánẹ́ẹ̀tì. ọ̀rẹ́ orí íńtánẹ́ẹ̀tì social media. my friend and friend mi wọ́n wá lọ́pọ̀ ara wọn lórí íńtánẹ́ẹ̀tì lọ́pù náà pọ̀ bá jálẹ̀ sí. lọ́pù náà pọ̀ ìfẹ́ ìpọ̀ lórí íńtánẹ́ẹ̀tì pẹ̀lú àwòrán. arákùnrin ó lágó ó náà sẹ́lìtẹ̀ náà sí rẹ̀ lágó ó wá kú ló ti pàdé ó sì gẹ̀ẹ́ ó kú kí wọ́n pàdé ara wọn ni wọ́n mú táyì wọ́n máa yìí wọ́n mọ́jọ́ ọlọ́wọ́ ní kí obìnrin ti ṣáájú ọkùnrin débi jẹ́ pàdé wọ́n lásìmọ̀ pé mo fẹ́ lọ pàdé ẹni mo fẹ́ fẹ́ ọ̀rọ̀ sí máa rí lẹ́mì ọ̀pá lárákùnà bá dé jíìpù ló gbé wá ló sì lẹ̀ ẹnìkan ló wà ẹ ń pàkì mọ́ arábìnrin lẹ́gbẹ̀ẹ́ nígbàtí arábìnrin ọbọ̀ lẹ́ àrọ̀ ni ó yára kan sí ẹ̀bọ̀ ìsìnbá ẹ̀bọ̀ arábìnrin ilẹ̀ ni ó ká lẹ̀ ní dóòwò ó إله إلا الله